إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيباً يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدوكف الله سبحانه وتعالى lórí àwọn ìdẹ̀ra rẹ̀ lórí wa àtọrọ àlékún kí a ti gẹ́ ọlọ́wà fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àwọn ará lè àwọn sahaba rẹ̀ àti gbogbo ẹni tí ó ma tẹ̀lé ìlànà rẹ̀ títí ayé ò ní fi jẹ́ ìmá insha Allah ta'ala a tẹ̀síwájú ní kílásì wa lónìí níbi tí a dó sí ní ìjẹ́ẹjọ́ tí a ti ń kà fún wa nínú ọ̀rọ̀ Sheikh Salih Al-Fawzan tí wọ́n fi ṣe ní ọ̀rọ̀ ìtìsíwájú wa alaikum salam sí àwọn nawaqidul Islam wọ́n ṣe wọ́n ní àwọn ọ̀rọ̀ ìtìsíwájú sí àwọn nawaqidul Islam kásàlàyé àwọn kan tó ṣe pàtàkì ibi tí wọ́n bá ọ̀rọ̀ dé wọ́n ti sàlàyé àwọn ad-daruratul khams fún wa Abu Ilyas ẹ dákọ̀ àwọn ad-daruratul khams àwọn márùn-ún ah tọ́lù ìbìnrin mẹ́ sọ ní lárúbáwá ni mhm. àkọ́kọ́ ni ad kí ló ṣe din kí ni yóò ṣe sí si? ṣe hadmu dini ni ẹ́ kí rẹ̀ pé ẹ sọ̀rọ̀ hifzu àbú ẹ sọ̀rọ̀ ẹ̀ tí ìntẹ́ ń sọ gan ẹ̀ tí sọ̀rọ̀ àdá ẹ sọ ìtẹ́ ń dini hifdhul aql ok ẹlẹ́kẹta ń kọ́ hifdhul mal ok ẹlẹ́kẹrin kọ́ ok ẹgbìyànjú díẹ̀ ẹgbìyànjú díẹ̀ ẹgbìyànjú díẹ̀ náà Abu Nusayba ẹ̀dàpọ̀ àwọn ad-daruratul khams ẹ̀dàpọ̀ wọn fún wa حفظ الدين حفظ الدين أها حفظ النفس حفظ النفس أها حفظ العقل حفظ العقل حفظ المال حفظ المال حفظ الأعراض والأعراض والأنصار وال والأنصاب ele في مداري dáró yà pẹ̀rẹ̀ pé ó dàpẹ́sẹ̀ ń wò ní so bọ́tẹ́gbà so àwọn ad-daruratul khams حفظ الدين حفظ النفس حفظ العقل حفظ المال حفظ الأنساب والأعراض so ibi ta wá dé fún wa lánàá fún ní ìjẹjọ a ṣàlàyé fún wa hifzu hifzu al-ansab so hifzu al-ansab so a ka nǹkan tó kó sínú fún wa gbogbo àwọn yòókù náà láka ọ̀rọ̀ sheikh Salih al-Fawzan fún wa nípa rẹ̀ so wọ́n wá ní ibítàtí wá tẹ̀síwá lójú lónìí wọ́n ti ṣàlàyé níbi hifdhul ansab wal a'rad wọ́n ti ṣàlàyé abára tó ní ṣe pẹ̀lú hifdhul ansab in tó wá kù ní hifdhul a'rad na fẹ́ ṣàlàyé wọ́n ní wa amma hifdhul a'rad wọ́n ní ẹ̀rí nǹkan tó jọ mọ́ kí ẹ máa dáàbòbò àwọn ọmọlúwàbí àwọn èèyàn lára àwọn nǹkan tí rárá wọ́n ní fàhúwa yahsulu wọ́n ní èyàn ma ń dábòbọ́ ìjọmọlọ́wà bí àwọn èèyàn bí iqamati haddil qadhfi pẹ̀lú pé kíyàn ma gbé dúró ìjìyà ẹni tó bá ṣe qadhf nígbàtí wọ́n bá ń fẹ́ni tó bá ṣe qadhf tó bá ń fi yà jẹ́ so kò ní ma fẹ́ni warọ́ fún ma so yóò sọ́ra níbi ọ̀nà àwọn èèyàn níbi ìjọmọlọ́wà bí àwọn èèyàn kò kàn ní ma fi kankan kan wọ́n tó bá ṣe wù wọ́n ni falladhi yaqdhifu an-nas bil fahisha wọ́n ni ẹni tí ń fi à ìbàjẹ́ ìwà pálapàla tí ń fẹ̀sùn rẹ̀ kan àwọn èèyàn so yíkan fẹ̀sùn bàjẹ́ ìwà pálapàla yíkan fẹ̀sùn kan àwọn èèyàn bó ṣe bú ni wọ́n ni fayaqulu fulanun zani so so kí tàà sọ pé fulanun zanin tàà sọ pé fulanun zanun ẹ́ kí tàà sọ pé náà zanin kí pé mudọ́fọ̀ mudọ́fọ̀ lẹ́yìn síbẹ̀ ni Abu Sa'ad eh fulanun zanin tí mú dọ́fọ̀ mú dọ́fọ̀ ilé yìí zanin eh ok tabani tabani fulanun qadin <laughs> ó sẹ̀yẹ̀ so fulanun qadin ṣe mudaf àti mudaf ilé náà naatị náàtì ni wọ́n kíyar tó wà gbajar kí tó gbajar kí tó gbajar bó ni náàtì ṣe bí náà ti rẹ̀ rọ́fà àrúwà kí tí náàtì wà gba jarun ti Abu Hud التابع النعت تابع للمنعوت انت انت so kí dérí yóò wá tábí kí tí ó tẹ̀lé kí ló ṣẹlẹ̀ hmm? zanin mhm. ẹfẹ́ sọ náà mi wípé wọ́n <clears throat> ni pé na Abu Muawiya kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ láàrin yìí fulanun zanin Zanin, ذان eh, ẹ náàtì náà ní kí wá ló wá gbá fà tó fi gbá jára ẹ̀hẹ́n um, ok so wọ́n ti ṣe kásìkò rẹ̀ wọ́n sì ti

abu na barakallahu fikum so abu tún wà lórí ọ̀nà díẹ̀ pé ní pé harfun illa wà lẹ́yìn rẹ̀ sí rí ismu manqus ni ismu ismu manqus ni so ismu manqus làwọn ọkọ̀ tó parí pẹ̀lú ya oye so gẹ́ bí qadi zani so àwọn gabam ṣe bá rí àwọn ismu manqus so ó ma ń tọ́ láti pa ya rẹ̀ rẹ̀ ó ma ń tọ́ láti pa yáà rẹ̀ rẹ̀ tán bá pa yáà rẹ̀ rẹ̀ in tí wọ́n wá fi jẹ́ kó jẹ́ àpẹẹrẹ pé ah, ìyá yìí wà ń bí òun ni pé yóò gbà kẹsọ̀rọ̀ so kódà tó bá wà nípò rọ́fún so fulanun zanin so ipò rọ́fún náà ló wà so but ismu mankusu tó jẹ́ yẹn tá sì ti pa yáà rẹ̀ rẹ̀ so yóò jẹ́ kan ṣe in a mọ̀ rí wa alaikum salam wa rahmatullah so kọ́ọ̀dín ipò rọ́fún ló dẹ́wà záànín ipò rọ́fún ló dẹ́wà so fulanun záànín záànín záàníẹ̀ sífà náà ló jẹ́ fún fulan ipò rọ́fún náà ló dẹ́wà so tàbá fẹ́ ṣe àrọ́bù rẹ̀ bó láti ṣe abúhùd so tàbá fẹ́ ṣe àrọ́bù záànín bó láti ṣe àrọ́bù rẹ̀ abúhùd so ní bíbáyìí sọ́wọ́ fẹ́ ṣe ìrọ́bù zanin zanin fulanun zanin náà nígbàtà ṣàrayé rẹ̀ ìrọ́bù rẹ̀ ó yẹ kó rọrùn gan so ismu mankusu ni number one so ìyá ló gbẹ́ asù rẹ̀ pé fulanun fulanụ fulanun kọ́dí so àkírùkọ̀ ìtọ́bá yẹ pé kọ́ zá ní wà ń bẹ̀ so bẹ́ẹ̀ sì sin ọ̀rọ̀bù rẹ̀ náà rọ́fún náà lẹ́fì sin ọ̀rọ̀bù rẹ̀ ìsìn náà bó lẹ́fì sin ọ̀rọ̀bù rẹ̀ ismu ismu marfu ẹ̀hẹ́ kílẹ̀ pé ah hatfu harfin illa òkín jẹ́ àrámọ̀ fún ọkùn láyé láyé Naam. Sabun Muawiya fẹ́ try. Mhm. Ismu manqus bọ̀ kí ni ipò tí ẹ̀ gangan nínú jùmlá? No, ipò rẹ̀ nínú ìyàrọ̀ rẹ̀ ipò rẹ̀ gangan nínú jùmlá. Ipò rẹ̀ gangan nínú jùmlá. Naam. نعت اوكي اها نعت مرفوع اها آه. نعت مرفوع كله فون يرفعه مرفوع اها بالمنعوت مرفوع بالمنعوت اوكي اما اما اما صلاه نعم اكبر نعم وعلامه رفعه هي ها الضمه المقدره okay ẹ̀sìn ẹ̀ ń sọ́lọ ẹ̀ ń sọ́lọ ẹ̀hẹ́ ala akhirihi aha mana min zuhuriha mana min zuhuriha bẹ́ẹ̀ ni ẹ̀ ń gbà lọ ẹ̀wọ̀n sọ́lọ ara ara صنع منع من ظهوره اشتغال المحل بحركة المناسبة اشتغال المحل بحركة المناسبة وي علي سو بينا so علي سو بينا so but طبعا في تفسيري دادا عن اشتغال المحل بكسرة آه، الدالة على حذف ياء المنقوص so اشتغال المحل بكثرة الدالة على حذف المنقوص so kẹsọ́rọ̀ tó dá lórí pé wọ́n ti pàǹkan rẹ̀ bí torí tán bá pàǹkan rẹ̀ ní òyìn òkàlẹ̀ òkàlẹ̀ pàǹkan rẹ̀ gẹ́yàn wá sí ara yóò yí fàpẹrẹ so tán bá yí pàǹkan rẹ̀ yóò yí fàpẹrẹ lẹ̀ yóò fàpẹrẹ so in tó so èyí ó mọ̀ rí dáadáa fulanun zanin so qadin àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ismu manqus bó ti ẹ̀ tó pó ní májẹ̀mú ó láwọn májẹ̀mú tó fi ma ń wá báyìí so ó láwọn májẹ̀mú tó fi ma ń wá báyìí so ó láwọn májẹ̀mú tó fi ma ń wá báyìí but kílùkọ rẹ̀ ó ju scope class lọ wà lọ báyìí wọ́n ní fulanun lùtí so fulanun lùtí ní pé lágbájá o kíyàn fẹ́sùn kàyàn pé lágbájá onízì náà ni kó ká fẹ́sùn kàyàn bẹ́ẹ̀ so àbí nínú àwọn alfáàzù míì náà táwọn àfá gbà pé á ah, nínú àwọn alfáàzù tó wà sariha fil qadfi so torí pé àwọn àfá pín àwọn gbólóhùn tí ẹ ma fi ń bẹnu àtẹ́lùyàn wọ́n pín sí onírísìírísì àwọn alfáàzù tí ó túnmọ̀ qadfu but ó túnmọ̀ pé èyàn bẹnu àtẹ́lù so bí àwọn oríṣiríṣi àwọn ebú oríṣiríṣi àwọn ọ̀ràn ebú àwọn ọ̀rọ̀ burúkú táwọn èèyàn máa ń sọ sẹ́lòmí pé ah, onírin pálapàla àbí so àwọn alfáàdì tó tún máa pé èèyàn ń bẹnu àtẹ́lù àìrídò ẹniyẹn so irú báyìí náà kódà èèyàn lè tọ́ sí tàzír tí wọ́n fi yàjẹ́ dáadáa ó kàn sọ̀rọ̀ ń pa àwọn èèyàn àwọn alfáàdì kan wọ́n wà pé sọ̀rí hà ní wọ́n àwọn ilé ìdá lórí pé èyàn ń bẹnu àtẹ́nu ẹni yìí pé ó ṣe zìnà nì so lára rẹ̀ ní kí èyàn pé èyàn ní záání so lára rẹ̀ ní pé èyàn pé èyàn ní kí ni ahir kí èyàn pé èyàn ní ahir nínú alfaz tó wà sarihan ẹ lọ wo àwọn tíra fíkìwò fíkìwò fíkìwò tíra fíkìwò ẹ tí bó ní sí pé nítorí ẹnìkan lẹ́yìn fún wáyí fíkí padà pé àánú ah, àáhìrò túnmọ̀ tẹbá ní àwọn ọ̀rọ̀ owó náà fẹ́ lọ múwá tẹbá bí wọ́n pé àwọn ọ̀rọ̀ owó ni wọ́n lọ múwá so lẹ́yìn tẹ́ máa kàn máa àwọn ọ̀rọ̀ kọ̀kan nínú àwọn ọ̀rọ̀ àwọn afẹ́ tó wọ́n mọ̀ tábà tó yí pé àwọn hak ó pọ̀ so ẹ kàn lọ rí wọ́n kàn lọ mú so látara pé wọ́n fẹ́ dá fífà orú so bọ̀ tí in tó gbajúmọ̀ in tó wà mú kọrọrọ̀ in tí wọ́n fi rí lẹ dáadáa so dáadáa láìmọ̀ ìgbà wọ́n ni pé ahir gbólóhùn tó wà sọ̀rí ìhàfún zina ni pé èyàn kúnyàn ní ohun zina ni ẹba ni fulanu na ahirun so gbọ́nà nínú gbólóhùn annabi sallallahu alaihi wasallam gan ni so ni yóò ma jẹ́ ti ya walil ahir al-hajar ní pé ahir onízìnà tí ẹ òkúta ni wọ́n lẹ́un so nítorí ẹnìkan wọ́n sì fẹ́ rìváìsì gbogbo fíkí wáwátá ibi tí ìtẹ̀lé afọ́jú tó ma ń tẹ̀lé àwọn èèyàn dé nìyàn so àwọn èèyàn nítorí pé Abu Hanifa sọ so awa revise gbogbo fíkì pátápátá so wọ́n ni fulanun so nínú àwọn ọ̀rọ̀ tó ma fi ń bẹnu ṣẹ̀lẹ́ àwọn adábòbò ìrìndú àwọn èèyàn ni so kí àkà mama sọ̀rọ̀ ń pa àwọn èèyàn jau jau jau jau jau so dáyìn tí èèyàn bá ń sọ kí èèyàn máa mójú tó ah èèyàn lẹ́rìí fún wájú Ọlọ́run bá èèyàn wá lẹ́rìí to tó láti fi establish nǹkan tí èèyàn fẹ́sùn rẹ̀ kàn yẹn ni o èèyàn lẹ́rìí tó tó tí èèyàn bá mọ̀ sí pé ẹnìkan ó ṣe zìnà ó wá lẹ́rí tó tó tíṣẹ̀ rí à ń bùkátà tíṣẹ̀ rí à ń bùkátà pé ẹ̀rí tó tó nì tíyàn bá lọ fi rinlẹ̀ tíyàn bá lọ fi rún kàbá yẹn rinlẹ̀ yóò ìjẹ̀bi o so yóò ìjẹ̀bi èyàn fẹ́sùn kan yẹn pé bóyá láàrin rẹ̀ àtọ́ ọlọ́run tó tọ́ mọ̀ pé ẹni ìṣe zìnà tó tọ́ wa alaikum salam tó lọ́tọ́ ó mọ̀ pé ah, á ah, láàrin wọn àtọ́lọ́ ẹni yìí ṣe zìnà kò sí tí a bá fẹ́ mọ́ parabolese lóyàkù but o lẹ́rẹ̀ rí ó wá lọ sí mahkama ẹ̀dàkùn mo wá fókọlẹ̀ fún mo wá fókọ ẹnìkanlẹ̀ kí ló ṣe ó ṣe zina ni mo wá fókọlẹ̀ lẹ́nu àwọn tí wọ́n dẹ́ṣẹ̀ zina so o tí ní nǹkan tí ṣẹ̀rẹ̀ àkó so èyàn tí ní nǹkan tí àwọn olùmọ́sí gbà pé irú ẹni bẹ́ẹ̀ wọ́n lù ní búlálà ni wọ́n ṣe búlálà ní ìlú búlálà kọ́dùfù in ti ṣẹ̀rí àbùkátà o tí o fọ̀fílẹ̀ rẹ̀ so o gbélé láti protect àìrùdọ uh, àwọn èèyàn ni so in ti Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullahu ta'ala ta fi sọ pé kò rinlẹ̀ ní pé nínú ìtàn ìsìlámù pé wọ́n ẹ́và ṣe gbé haddu qadhfu léyàn lórí látara ìjẹ́rìrí àhádù zina léyàn lérí jàre so ní pé wọ́n gbẹ́fà gbé haddu zina léyàn lórí látara ìjẹ́rìí pé àwọn aráàyàn mẹ́rin papọ̀ nínú tàn Islam pé ah, àwọn mẹ́rin wá wá wọ́n dẹ̀ rí bẹ́ẹ̀ so wọ́n ní kò ṣẹlẹ̀ rí so wọ́n ní kò ṣẹlẹ̀ bọ́sẹ̀ mọ̀ pé àwùjọ àsìkò táwọn lò ti burú gan so àwọn oríṣiríṣi àwọn scenario lèyàn ti lè máa imagine pé ah ó lè ṣẹlẹ̀ so kọ́lọ̀ wà kó sáà wọ́n ní fulanun zayin wọ́n ní lágbájá onísìnà ni kí a fẹ́sùn kàyà pé lágbàjá mú zì náà ni fulanu lòtí lágbàjá ẹni tí ma ń bọ́kùnrin ṣe ni wọ́n ni yíò jìládù wọ́n ni wọ́n fún ní búlára ba'da an yutaliba lẹ́yìn bàtán bá request lọ́rọ̀ rẹ̀ idha qadhafa ahadan tó bá fẹ́sùn kẹni kankan bil fahisha pẹ̀lú wà so in tó kù ní pé lọ wá ẹlẹ́rìí mẹ́rin tó fi jẹyà so ní yashhaduna ala ma qala tí wọ́n jẹ́rìí fún lórí nǹkan tó sọ pé tọ́ àwọn náà bá rí o táwọn ẹlẹ́rìí mẹ́rin náà bá wá dé tán bá rí pé tọ́ rírí tán láwọn rí òtó àwọn kan gbọ́hùn nínú lé ní àwọn tó márùn tọ́ ẹ̀nà ẹ̀bọ́ sí àwọn tí ó jẹ́yà ọlọ́run ti kádàrá pé wọ́n pọ̀nù wọ́n ní wa illa fa innahu yujlad kí wá sí pé yóò wá jẹgba nìkan wọ́n ni wàtẹ́sìkòtò àdáyàlátùhù ìjẹ́rì ẹrú ẹni bẹ́ ìjẹ́rì irú ẹni bẹ́ kò ní dúó mẹ́ ìjẹ́rì rẹ̀ ó bọ́ kò ní wọ́n ní recognize ẹ̀mọ́ kò ní kéèsì ẹni tí wà trustworthy mọ́ so wọ́n ni wà yóò síbẹ̀ fásẹ̀kọ́n yóò wà di fásẹ̀k ẹ̀dàkùn ẹni tó wá kó sí gbogbo nǹkan yìí tẹ́yàn á fi rinlẹ̀ fún ṣe ẹlẹ́ni tó jẹ̀bi lẹni tí ó fòfin Ọlọ́run bá rinlẹ̀ lápẹẹrẹ sí ṣe ẹ mọ̀ wọn kan wọ́lá àwọn èèyàn kan pariwo pa àwọn fẹ́ ìjọba ìsìlámù ni èyàn ò tí ìse tó tí ẹ̀ tí lọ fàgán ara ẹwọ sí ni tán pè àwọn ní súnnà ò ẹ mọ̀ wọn kan sí báyìí èyàn ṣe nǹkan tó bá òfin Ọlọ́run bá mu tàmọ́mọ́ èyàn wá fẹ́ tẹ̀lé òfin àwọn Yẹ̀húdí pé ah tẹ́ni ìyẹpẹrẹ bá sí nǹkan òun ni wọ́n lò òfin ọlọ́wọ́ bá lé rí tẹ́ni yìí bá sí nǹkan wọ́n filẹ̀ ní pé ẹ̀filẹ̀ so yẹn wá lò òfin ọlọ́wọ́ bá lé irú ẹni bẹ́ẹ̀ lórí pé ó di fásik ó di fásik àdára rẹ̀ bọ́ wọ́n lù lẹ́gba èyàn wá èyàn tẹ̀lé ìdájọ́ ọlọ́wọ́ bá lórí ẹ̀ ni pé àdára èyí táwà tẹ̀lé táwà gangan lè ṣe fún àwọn ẹni pé àdára rẹ̀ ó bọ́ yóò sì jẹ́ fásik lọ́dọ̀ wa ìdájọ́ ọlọ́run bá ní ẹ́ ẹwà ìmájì tó bá ṣe pé ìdájọ́ ọlọ́run bá ní lẹ̀dí bí pé wọ́n ti ẹ̀wà wọ́n wá lẹ́yìn lókò ẹ̀dáhùn kí làwọn ẹni yóò sọ ṣe pé súwárù bí nǹkan ó ṣe rí ní ti yára rẹ̀ ókè so tí nǹkan bá ti ẹ̀wà tí nǹkan bá ti ẹ̀wà gbòrò lé bí pé ókè wọ́n wá ní ìtọ̀ kama òfin ọlọ́run bá ní lẹ̀ lórí ẹ̀ ó wá ṣẹlẹ̀ sẹ́ni tán ẹni táwọn èèyàn nífẹ̀ẹ́ ẹni tó nípò tó ga lẹ́mí àwọn èèyàn ṣe àwọn tí wọ́n ṣe léyìí ṣe mọ́ ẹ̀mọ̀ pé eléyìí sọ̀rọ̀ òkò fa ṣe mọ́ pé òkò ẹ̀mí ò bọ́ ń tẹ́ ẹni so eléyìí mọ́ sọ̀rọ̀ òkò ṣe àwọn tí wọ́n ṣe léyìí sáwọn ni wọ́n ní so ní tẹ́mi fi ń sọ nìyẹn pé ẹni tí ń dìfẹ́ndì irú àwọn èèyàn báyìí nínú ẹni tí ń dìfẹ́ndì ẹni tó ṣe irú nǹkan báyìí nínú níbi irú nǹkan báyìí wàláhì ó tẹ́lì gan lórí morality ẹniyẹn gan irú morality tẹ́niyẹn ni wípé irú èyàn wo ni ní múra gangan nínú karakta rẹ̀ irú èyàn wo ni ìwọ tó ń dìfẹ́ndẹ̀ ẹni tó ṣe kọ́ fún yẹn tó ní ìgboyà débẹ̀ pé ah, kò ṣe kíní ẹ̀sìn mọ́ wọ́kẹ̀ sí ìkan ó tẹ́lì gan lórí irú morality tẹ́ni ẹ ní gan so torí eléyìí nínú àwọn òfin Ọlọ́run ọba tí ò yẹ kó lè fún yẹn láti lò rárá ni so àwọn yẹn sì tún tako alaikum salam so wọ́n ni wọ́n ni bí an yuqima arba'ata shuhudin yashhaduna ala ma qala wọ́n ni tí wọ́n bá wá ra wọn lẹ́rìí mẹ́rin fa innahu yujlad wọ́n ni wọ́n ṣe kíni wọ́n fún ní búlálà wa tasqutu adalatuhu so kẹ́ wá sí pé kíyàn gẹ́bà sí sọ fún wa pé kìí sí pé ó dìgbà tí yàn bá fó sọ fẹ́sùn zina kẹ́yàn nìkan lẹ́yàn tí ń bẹnu àtẹ́lù àìrídú yàn so kèése ìgbà tí yàn bá tó fẹ́sùn zina kẹyàn nìkan o àwọn oríṣiríṣi àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ pálapàla tí yàn máa fi ń kẹyàn pé ẹ̀ẹ́n ah, eh, tí yàn ò lẹ́rìí lé lórí kí yàn máa fẹ̀sùn rẹ̀ kẹyàn pé ah bí mo ṣe yí oníkiní kan so wọ́n ni wa illa fa innahu yujlad wa tasqutu adalatuhu wa yusbihu fasiqan yóò sì di fásíkì yóò dẹ̀ tó ìpé fásik ìtàfi bí iṣẹ́ tí wá lè fàúzá ní pé ẹni tó ṣe pọ́sù fún ìyẹnu mọ́sálásí tí ó rẹ̀ nífẹ́ sí ogun agbàmọ́ lọ́dọ̀ rẹ̀ yóò tún jẹ́ ní tí òun ní tí kọ́ pẹ̀lú àbáni ara ọ̀ títí ìgbà tó wá tó túbá rí wọn ò sì rí táúbà kan ráì so ibi tí ìfẹ́ ẹnu àti ìtẹ̀lé àwọn èèyàn afọ́jú ibi tó bá àwọn èèyàn dé nìyàn wọ́n ni qala ta'ala lọ́wọ́ sọ pé walladhina yarmuna al-muhsanat àwọn tán fẹ́sùn kan àwọn tó sì pé wọ́n jẹ́ olù àwọn tó wọ́n chist nínú àwọn obìnrin thumma lam ya'tu bi arba'ati shuhada wọn wá wọ́n ni 80 lashes wala taqbalu lahum shahada ẹ má gba ìjẹ́rìí wọn má abadan abadan nítorí wọn bá lóun bẹ́ẹ̀ ni wala taqbalu lahum shahadatan abada ẹ má gba ìjẹ́rìí wọn má láyéláyé wa ulaika humul fasiqun ìgbà tí wá lára rí tó yẹ pé téèyàn bá ṣe kọ́dùfù téèyàn bá ṣe kọ́dùfù láyé àwọn sálàfù so yóò tí wọ́n bá ṣe kọ́dùfù ìgbà tó wá tó wá ṣe kọ́dùfù kan ló di Eh, mujahid sabir mujahid la hawla wala quwwata illa billah so wani wa ulaika humul fasiqun irú àwọn báyìí ni àwọn pòkí o ọlọ́wọ́ bá ní illa alladhina tabu min ba'di dhalik àyàfà wọn tán túbá lẹ́yìn ìgbà náà so bó ní ó sì ṣe túbá ṣé yóò kàn bọ́ sí kọ́rọ̀ kan láàrin wọn àtọ́lọ́wọ́n bá ní pé à ah, ọlọ́run ara ọ̀ so yóò kàdábà ara rẹ̀ ìtàwọn in tí àwọn afáàmọ́ sọ ni pé táúbà rẹ̀ ni pé kó kàdábà ara rẹ̀ yóò pèrà rẹ̀ lópòrọ̀ ilé ìwọ̀ mọ̀kọ́rọ̀rún náà àwọn kútùbù fẹ́ kẹ́kọ̀ pé in tí ẹni tó ṣe kọ́fífù in tí ó fi bọ́ra rẹ̀ ni pé kó kàdábà ara rẹ̀ bá òun parọ́ ni kọ́nà bá kú sí bọ́ǹgún bẹ́ ayin tó ń sọ ẹni yóò tọ́ sí òun parọ́ ni in tí o ṣe taubá so yàtọ̀ si yẹn gan taubá yẹn gan taubá ara ní ó ṣe kìí ṣe tí ó kàn sí kọ̀rọ̀ bìkan ara ọ̀ taubá táwọn èèyàn mọ̀ so torí so taubá rẹ̀ náà tí ó bá ṣe taubá àwọn èèyàn mọ̀ sí kìí ṣe taubá dákùnmọ́ bínú kó wá máa pẹ oye fẹ́ mọ́ ara gábúrẹ̀ sí kọ́nà àkàpẹ́ mọ́ bínú mọ́ ìká àwọn èèyàn tí ó ń tí kú sí ẹlòmí ìyà ìyàkúyà gan so illa alladhina tabu min ba'di dhalik wọ́n ní àyàfẹ́ tó bá ṣe pé wọ́n túbá lẹ́yìn wa aslahu wọ́n tó wọ́n túbá nìkan wọ́n tún wá tún ní tí wọ́n ṣe yẹn wọ́n tún ṣe kí ni so àwọn afá sọ pé ìtumọ̀ aslahu bí òun ó tún wá ṣe àwọn ṣẹ́ dáadáa so àwọn ṣẹ́ dáadáa tó ṣe pé ó negate àwọn nǹkan tó ti ṣe síwájú so àwọn afáà mi sọ pé ara so tí ẹ̀ bá gbọ́ yé pé táwọ́bà ti kó sínú pé kó kàdábà ara rẹ̀ kó dẹ̀ sí tẹ́bírí àìrìyàn ó túnmọ̀ pé islah ní pé kó wá wọn sí àwọn ṣẹ́ dáadáa bọ̀ tí ò bá gbọ́ yé ti wá sí táwọ́bà tán ó tún wá tún ó kọ ah ìrọ́lọ́un pa o báyìí báyìí báyìí lẹ́ni yìí ṣe rí so wọ́n ni wa aslahu wọ́n ni kó ṣe kíni kó tún wá kó tún kèése táwà nìkan ni ó ṣe ó tún gbọ́dọ̀ tún ìwà ìwà tó ṣe lọ́wọ́ ara rẹ̀ ó gbọ́dọ̀ tún ṣe láàrin ara rẹ̀ àti láàrin ara rẹ̀ àtọ́lọ́ọ̀bá àti láàrin ara rẹ̀ àtàwọn èèyàn wọ́n ni fa inna Allaha ghafurur rahim wọ́n ni tó bá wá ṣe bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá ọba aláforíṣì ọba oníkẹni wọ́n ni fa hadhihi hiya ad-daruratul khams sọ pé àwọn àwọn necessities márùn allati amara Allahu bi hifdhiha tó wọ́n bá pàṣẹ pé ká dáàbòbò wa rattaba al-uqubati alayha ọlọ́wọ́ bá sì gbé àwọn ìjìyà sí wọ́n ni wa awwaluha hifdhu ad-din aláwọ̀kọ́ rẹ̀ ní hifdhu ad-din wọ́n ni wa hifdhu ad-din yakunu bi tajannubi an-nawaqid wọ́n التي تنقض هذا الدين àwọn kan tó lè ba ẹ̀sìn jẹ́ وتحصل بها الردة tí ó sì sí pé èyàn ó fẹ́sìn lẹ̀ látara rẹ̀ wọ́n ni ويكون أيضا بقتل المرتد wọ́n ni حفظ الدين ma ń jẹ́ pẹ̀lú pé kí èyàn tún pa ẹni tó bá fẹ́sìn lẹ̀ láti sàlàyé lè fún wa pé òfin Ọlọ́run bá ní lórí àwọn بقتل المرتد ẹni tó bá fẹ́sìn lẹ̀ náà wọ́n pa mina wọ́n fi dáàbòbò ẹ̀sìn kó ń bí kíni Abu Rabi'a Sheikh Fawzan wọ́n specifically sọ kíní kan ní pé ìdáfí ma ń pa mọ̀lítàdì ní pé wọ́n fi dáàbòbò ẹ̀sìn kó ń bí nǹkan kan ní pàtó kó ń bí kíni ara ara Abu Ilyas Thank you kó mọ́ fi ara ìsinmi náà rẹ̀ sọ so bọ̀ wọ́n sọ wọ́n sọ kí ní kan ní pàtó náà kí mọ́ fi sẹ̀sẹ̀rẹ̀ mínà tàláàrùbí bí dì in tí bàbá sọ nìyẹn mínà tàláàrùbí bí dì kún bí káwọn yẹn mọ́ fẹ̀sì sẹ́rẹ̀ táwọn yẹn bá rí pé tọ́ lágbájá tó lóhun òsẹ̀sì mọ́ wọ́n gbé kún lẹ́ ni o wọ́n mẹ́mìrẹ̀ kún lẹ́ sẹ́wọ̀n pé eré àwọn èèyàn pé pé tọ́ gbogbo wọn àwọn ọ̀nà tí ń sóhun láti jọ ìkóhun yà lọ́ọ́ kó yà lọ wá bóhun sì sàtúnṣe sí láàkáyà òun so sẹ́ wọn pé dáwọn yóò mọ̀rún ní ẹ so ṣe pàtàkì sọ pé mínà tàlárù bí dìn àwọn èèyàn ní máa fẹ́ sí ọlọ́wọ́n bá sáwẹ́wà mẹ́ ni pé ẹmọ ẹlòmí in bẹnu ẹlòmí rẹ pé youtube video pé àwọn tiẹ̀ ti wá ròdòdó islam sí báyìí ìgbà tí ó tún di next year òun ti fi islam lẹ̀ di next year tó tún tẹ̀lé òun ṣe kíni òun tún ti gba islam padà ṣe pé tí ìdájọ́ ọlọ́run bá tó ti yanjú ẹ̀kún lẹ̀ sẹ́wọ̀n pé kò ní sí páwọn èèyàn fẹ́sìn ọlọ́run bá ṣe rí mọ́ wá kó mú ẹ̀sì bíwà pé yàn kò ní ṣọ́ọ̀bù kan kò ní lọ sí ṣọ́ọ̀bù kejì so ilé jẹ́ nǹkan tí Sheikh wọ́n ni àbíkẹ́yàn kú omi nǹkan wọ́n ní falmurtad wọ́n lẹ́ni tó jẹ́ murtad huwa alladhi yarji'u wọ́n lẹ́ni tó kó àndínì hukun bí ẹ̀sìn rẹ̀ imma bi qawlin yálà pẹ̀lú ọ̀rọ̀ aw bi i'tiqadin àbí pẹ̀lú àdìsọ́kàn aw bi fi'lin àbí pẹ̀lú sẹ́ aw bi shakkin àbí pẹ̀lú kíni pẹ̀lú iyèméjì hmm, ẹwùn kan eléyìí abala yìí abala tó yẹ kéèyàn kama sí ni kódà ó yẹ kéèyàn ha torí pé sẹ́rí bíbà yìí gangan àìgbọ́ ibi yé gangan ló fà tí ìrìjá àfikọ̀ láwùjọ wa so àìgbọ́ ibíyé ló fà tí ìjà tó fi ṣe kíni tó fi pọ̀ láwùjọ wa táwọn èèyàn fi gbà pé ìǹkẹ́ yọ ọ̀kán tẹ́yàn fi lè kó ọ̀nà ẹ̀sìn òun náà ni pé bí tẹ̀kìlìbí ma àdìkọ́lọ̀hù fi tó bá ti pé nǹkan tó gbé wọnú ẹ̀sìn tó bá ti pé nírọ́ nìkan náà ní ó bí okú nú ẹ̀sìn bó ti ẹ̀ṣẹ́ so kódà nú àwọn tíra àkídà tíra táwọn àfáà ṣe ṣe ṣàpù rẹ̀ dáadáa bá kìí dàlówà but àwọn àfáà mọ́ mọ́ gbárùkù ti ṣẹ́ rí àwọn àfáà gbà mí wọ́n mọ́ mọ́ wọ́n mọ́ ní àìtì náà pẹ̀lú àwọn ah, tí ó bá jẹ́ tí ó mọ̀ jẹ́ Ibn Qayyim ṣe sharhu Manā'ilu Sā'irīn so Manā'ilu Sā'irīn tẹ bá rádúrú àwọn bí tí Ibn Qayyim kama sí bẹ̀ pé eléyìí ah eléyìí so inú tí náà àkídà inú tí náà àkídà tó gbajúmọ̀ dáadáa táwọn afá kọ́lá táwọn afá súnnà ma ń gbà ẹ̀yẹn jù pẹ̀lú rẹ̀ òun ilé yíwa pé èyàn ò lè kó nínú ẹ̀sìn àyàfi kéèyàn pè nírọ́ in tó gbé wọnú rẹ̀ tíra wọn ni àkídàtù tọ̀háwíyà so àkídàtù tọ̀háwíyà sharhu àkídàtù tọ̀háwíyà tó ní pé à ah, kéèyàn ṣe tẹ̀kìdìbù nǹkan tó bá gbé wọnú ẹ̀sìn òun nìkan náà ni ó gbé kún bẹ́ so so eléyìí sì rẹ̀ àkídà àkídàkọ̀rẹ̀ àlàyé wà ń bí ṣáàfì bàbá bí bá zì ní ẹ̀rí pé wọ́n kẹ́mẹ̀ sílẹ̀ pé àà ah, àlàyé wà ń bí àbí àwọn ṣòro mìína nínú àwọn ṣòro àwọn àfá súnmọ́ ọ̀ so wọ́n kẹ́mẹ̀ ah, ah, so in tó ṣe pé táwọn àfá bá ń sọ fún yàn pé tó bá fẹ́ kéwú ké e lọ́dà mọ̀ tán sọ àwọn èèyàn wà tó ṣe pé látara ìmọ̀ wámọ̀ lọ́dọ̀ ẹni tí ó gbádùn ìmọ̀ wámọ̀ látọ̀dọ̀ ẹni tí ó ṣe wọ́n ti kọ́ àkídà ìrìjá yìí látara wọn wọ́n ti kọ́ àkídà ìrìjá yìí wọ́n ti kọ́ látara wọn so torí pé aláwọ̀kọ́ àwọn ẹni yìí ọ̀nà tó ń gbà kọ́yàn kìí sí ọ̀nà táwọn àfáà ma ń gbà kọ́yàn bó ní nígbàtí èyàn fẹ́ bẹ̀rẹ̀ sí ń kọ́ ìmọ̀ tí pé àwọn àyè táwọn àfáà kẹmọ sí ń bẹ̀ pọ̀ ó pọ̀ so but tíra táwọn àfáà gbà kọ́lá tíra táwọn àfáà ma ń ṣe násùkò fún yà pé kíyàn káàlù ṣùgbọ́n pẹ̀lú lọ́dọ̀ àfáà lẹ́dọ̀ ń súnnà pẹ̀lú sharfa àfáà súnnà so in bẹ́ẹ̀ náà àwọn ilé kéwú in bẹ́ẹ̀ náà àwọn ilé kéwú sí báyìí pé tíra kan wọ́n ma ń lò àwọn èèyàn sì ń kó ìrìjá látara tí ó kò pé sọ̀sí àwọn èèyàn ń kó ìrìjá látara tí àyìn dáadáa ìkébi tẹ̀kìlìbì máa àdàkọ́lọ̀ òfìhì ní pé nǹkan yọ kán tí ó gbé nọ́ẹ̀sì náà ni pé kó pè nírọ́ in tó ṣe kíni in tó gbé wọnú rẹ̀ so tó rí bí aláwọ̀kọ́ ọ̀nà manhajì táwọn ẹni ìlò tán fi ń kọ́ àwọn èèyàn nímọ̀ kìí ṣe manhajì àwọn afá súnnà ní pé pẹ̀lú pé ká máa kásà fi pé ìmọ̀ pọ̀nlẹ̀ káfí hàn sáwọn èèyàn ẹkọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àkídàtù tàhàwíyà kásà sí pé ìmọ̀ pọ̀ àà mọ̀súnrí òun ṣe bá tó kẹta ni mujallad mẹ́ta lòun ká fún so tẹ́ bá wá wò ẹlòmí o sọ̀rọ̀ kíyàn sọ̀rọ̀ tó gún òun kọ́ ní ma yíwa gbogbo ọ̀rọ̀ tó wá sọ náà látòkèdélẹ̀ ìrìjá náà so eléyìí jẹ́ nǹkan pàtàkì tó yẹ kéèyàn mójútó kìí sí pé in tó ma ń gbéyàn kọ́ ẹnu náà sínú kan òun ni pé kéèyàn ṣe tẹ̀kìdìbò ṣe fòsánlẹ̀ fàzán sọ bi bí shak kódà iye méjì ma ń gbéyàn kọ́ ẹnu ẹ̀sìn bí shak ẹ́rì pé àwọn ẹ̀sùn tó jẹ́ òdodo lórí halabi táwọn èèyàn ń lati láti máa dá iye pẹ̀lú lára rẹ̀ ni hasrul kufri kíyàn dé kúfù ma bil juhuri wa takdhib nìkan so hasrul kufri fil juhuri wa takdhib kíyàn dé kúfù ma in pé yí tó lè gbìyàn kónú islam juhuri kíyàn já nǹkan níyàn wa takdhib àti kíyàn pé nǹkan nírọ́ halabi ṣe dáadáa so halabi ṣe dáadáa ó ṣe dáadáa so in tó lè gbìyàn kónú islam òun náà ni juhuri àti at-takdhib kíyàn já nǹkan níyàn àbí kíyàn pé nǹkan nírọ eléyà àkídà àwọn mọ́ríjíà ni so àkídà àwọn mọ́ríjíà ni Sheikhul Islam Ibn Taymiyyah sì sọ pé kódà àkídà igan ni Jahm ibn Safwan wà lórí ẹ̀ so wọ́n sọ nínú nígbà tó ń àwọn maqalatu ní pé torí pé Jahmi ibn Safwan sọ pé ìmánu tẹ̀sìdíkù ni ní pé ìmánu tẹ̀sìdíkù ni ìmánu in kíyàn gbà nǹkan lódodo ni ìmánu tó bá ti wá sí pé tẹ̀sìdíkù ni ìmánu tẹ̀sìdíkù lásán ni kíyàn kan gbà kó gbà pé ah òdodo so kíyàn kan gbà ah, so tó bá ti wá sí pé kíyàn ṣe tẹ̀sìdíkù ni ìmánu the only thing tó lè jẹ́ wọ́n ní àkídà Jahmi ibn Safwan ni so àdìsọ́kàn ó lè gbìyàn kó nú ẹ̀sìn kéèsè takdhibu ní kéèsè juhud ṣe wárí àkídà pé takdhib àti juhud nìkan ni ó lè gbìyàn kó nú ẹ̀sìn subhanallah alazim in tí ó tàn kálá gani in tó tàn ká débi tí yàn bá ń list àwọn ẹnu àwọn èèyàn tí yàn ti gbọ́ gbọ́ilé gbọ́ilé gbọ́ilé gbọ́ilé so ní pé ẹnu àwọn èèyàn tí yàn ti gbọ́ ah, pé tó bá kò pé ní ọ̀rọ̀ náà so orísìírísìí tí yàn bá ń list ẹlòmí ibi tó ń ti sọ tí ẹ níbi ọ̀rọ̀ ibi ọ̀rọ̀ aláàfin lẹ́lòmí ti sọ tí ẹ ibi maize lẹ́lòmí ti sọ tí ẹ tẹ́ bá rí adúrú ó pọ̀ gẹ́ nífà àkídà ìrìjá aláwùjọ wa àwọn èèyàn mú bí omi ni àwọn èèyàn mú wọ́n tún fi ń wẹ̀ wọ́n tún bú àwọn èèyàn pé ẹ̀yin náà wá gbọnú ẹ̀ kódà yí tó tún burú jù ní wọ́n tàn ká sáwọn ah ìtàwọn èèyàn gbọ́mù sámúsámú so tẹ́yàn bá ń sọ fáwọn èèyàn pé ẹ ṣọ́ra ẹ ṣọ́ra ẹ ṣọ́ra ẹ ṣọ́ra wallahi ẹlòmíì ń ẹlòmí ń dé kúfùrù mọ́ ọkàn kò sí mẹ́ yóò sì rò pé ah, aláyọ́ ń ṣe súnnà yìí nífẹ́ so ó sì ń láti sọ́kàn pa àwọn tán jẹ́ kèfèrí ah, bàbá kì ní ṣe kèfèrí so kí a ló dé ṣe bí wọ́n sàmọ́ ń gbà pé òdodo ni tọ́lọ̀ ọba sọ irú àwọn ọ̀rọ̀ báyìí àbí àwọn variation tí ó worst tó báyìí ẹ sì máa balẹ̀ nà àwọn èèyàn so torí pé ibi táwọn náà ti mú ibi tó dọ̀tí ni wọn ò máa sàṣàyàn ibi táwọn ó ti mú ma wọn ò máa purify ẹ̀ wọ́n ni falmurtad wọ́n lẹ́ni tó kónú ẹ̀sìn huwa alladhi yarji'u an dinihi wọ́n lẹ́ni tó kónú ẹ̀sìn rẹ̀ imma bi qawlin so lára àwọn bí tí ìrìjá tó ti ni pé á ah, tó bá tó ní kò bá máa sọ kò bá ma sọ báyìí èyàn ń sọ báyìí pé in fi in sọ kúfùrù báyìí ọ̀yá tí èyàn ma tó wà lọ́kàn rẹ̀ ni ṣe ẹ̀mọ̀ pàwọn èyàn ma ń sọ kíní dáadáa àwọn èyàn ma ń sọ dáadáa gbogbo gbà ṣe ẹ̀mọ̀ ọ̀yìn tọ́lọ̀ wá ma fi ń ṣe fitna fáwọn èyàn láwùjọ ipò lọ́lọ́wọ́ wá ma fi ibẹ̀lẹ̀ ti rí bí àkídà àwọn èèyàn bó sì dọ̀tí tó kódà ẹlòmí ò fẹ́ máa fi aljanna rílẹ̀ fún kẹ àwọn ọ̀nà kan pé ní aljanna ló wà èyí sàbí a máa yí kùn kìí pẹ̀lú tó bá rò kàn àbí ọ̀rẹ́ rẹ fáìlì wà pé fulanun fil janna ara ọ̀ so wọ́n ni wọ́n tí ó yẹ́ lè kó nú ọ̀rọ̀ ọ̀rọ̀ nìkan ó lè gbéyàn kó nú Islam so ọ̀rọ̀ nìkan sheik sọ́lẹ̀ bàzọ́ mẹ́rin wá fún so kò ní ìkí sọ ọ̀rọ̀ nìkan ọ̀rọ̀ lásán báyìí láì ní pé kí ló ní àtọ́kàn so áwọ́bí àti kọ́ọ̀dìn àdìsọ́kàn nìkan gẹ́nà gbà ní orí gbìyàn kó so èyí àwálè mọ́mọ̀dé bọ̀ láàrin ohun àtọ́lọ́wọ̀n bá òun náà mọ̀ pé kéfèé rí lòun torí pé ìtọ́lọ̀wọ̀n bá pàwọn aláṣẹ rẹ̀ ní vọ́hìr in tó bá wa á sì á mọ̀ wọ́n ni a ó bí fíìrìn àbí iṣẹ́ ó lọ sọ́dọ̀ ọ̀dọ̀ Ọ̀ṣun òun náà lọ bí ibi ẹbọ dáadáa òun náà ṣe gbogbo àwọn ráìtì wọn wọ́n ni ẹ̀ẹ̀mọ́ tó ti lọ́bẹ̀ ọ̀ ìpìrọ̀ ó lè ṣe pé dọ̀rúrọ̀ ló ti lọ́bẹ̀ dọ̀rúrọ̀ ẹ̀mí rẹ̀ wọ́n fẹ́ gbà wọ́n fẹ́ gba ipò rẹ̀ àbí ẹlòmíì gan wọn ò gba ipò rẹ̀ kó kàn sáà fi má ṣe nǹkan nǹkan tí ò ní fi múnú àwọn èèyàn kọ̀kan dùn so aw bi fi'lin aw bi shak àbí èméjì èyàn ṣe èméjì ń pa nǹkan kan tọ́lọ́wọ́ bá sọ ní pé ha ah, òun ò rò pé òun ò nígbàgbọ́ pé òun ò rò pé ó ní òun gbà tẹ́lẹ̀ òun máa ń gbà tẹ́lẹ̀ pàdé náà bí i sáwọ́ padà kò dájú pa nẹ́bì ní sọ padà wá kò dájú ẹ wá wá dúró àwọn èèyàn tán láti sọ́kàn ìláwùjọ wa ibi tí èyàn ti máa rí dọ̀rúrọ̀ pé èyàn gbọ́dọ̀ dákẹ́ àwọn nǹkan tó jẹ mọ́ta òkìdà ni ẹ wá dúró àwọn èèyàn tó ní àdìsọ́kàn ìláwùjọ ohun tí ẹmọ gan mọ́járe bàbá gbọ́ wà so àwọn ni ó padà wá mọ́ asá gbọ́wọ̀ nìkan So, so àlèmọ̀ bọ́ọ̀ nìkan táà náà bá tún ọgbà àwọn tí wọ́n ní kò padà wá mọ́ ẹbí ò tí ẹ mọ́mọ́ so ṣakì ni ó ti ń ṣe èméjì ń pa nǹkan tó dájú ní ẹ̀sìn so wọ́n ni hadhihi usul anwa'i ridda sheik sọ́lì fasan sọ pé eléyìí ni ni wọ́n ni alqawl ó ma ń jẹyọ látọ̀rọ̀ ọ̀rọ̀ wal i'tiqad ó ma ń jẹyọ látọ̀rọ̀ àdìsọ́kàn wal ó máa ń jẹyọ látara iṣẹ́ ó sì máa ń jẹyọ látara kí ẹ máa ṣe èméjì so alkọ́wùlú so kúfùrù lè jẹ́ pẹ̀lú kọ́wùlù pẹ̀lú ọ̀rọ̀ nìkan so ewúrọ̀ ọ̀rọ̀ tí yàn kan sọ pé àbí pẹ̀lú fẹ́rìn nìkan ẹni pé èyàn tẹ̀ fún maize èyàn tẹ̀ fún maize kò tí túnmọ̀ pó di kèfèrí èyàn ó sì mọ́ kí ló jáde sọ́kàn nìkan ẹwú ọ̀rọ̀ ẹwú ọ̀rọ̀ bọ́rọ̀ sí dọ̀tí tó bọ́rọ̀ bó ṣe dọ̀tí tó fíìlù ń kúfùrù ni fíìlù ń kúfùrù ni ok so wá ní àwọn mawani táà ní fi pè ní kúfùrù táà ní fi pè ní káfíẹ̀ pé só láwọn kankan tó kọ dí táà ní fi pè ní káfíẹ̀ pé bóyá la'allahu ta'awwalahu ta'wilan so ní pé bóyá òun ó gbọ́yé lásì gbọ́yé tí ó bá mú lágbọ́yé tí ó bá mú bóyá bóyá alifun rescue rẹ̀ but ní pé sẹ́yẹn gẹngẹn kásẹ̀ wá máa tàà lákọ̀ rẹ̀ ká máa só papọ̀ mọ́ àníyàn kò sí tó jọ so ibígbà ilẹ̀ yóò ti mọ̀ pé àwọn sẹ́kà wà tó yí pé sọ̀rí hàntíyàn bá ṣe kúfùrù ni ẹni ẹni mọ́ jẹ káfíìr but kíyàn sí àti ẹ̀kọ́kọ́ fi rinlẹ̀ náà pé iṣẹ́ yẹn tíyàn bá ṣe náà kúfùrù ni ó sì ń bẹ́ẹ̀ náà àwọn iṣẹ́ tó ṣe pé ó níṣe pẹ̀lú àníyàn tí tẹ́yìn bá sẹ̀ tó máa ní ẹ̀rẹ̀ ni yóò sẹ̀ tó pè káfir so in bẹ́nu àwọn sẹ́ tó ṣe pé kò ní kankan ṣe pẹ̀lú àníyàn pé àníyàn àbí kankan iṣẹ́ yẹn gangan fúnra but àwọn sẹ́mi wà tó pé in tí ó dìtà mí bó ṣe jẹ́ bóyá kúfùrù ni àníyàn ni yẹn gangan so lápẹ̀rẹ́nsì àtàwákùlù àtàwákùlù kíyàn gbẹ́kẹ̀lẹ́ yàn so kí lùkọ́ rẹ̀ a kìí ṣe gbogbo haláti rẹ̀ ní ó jẹ kúfùrù aléìsì kìí ṣe gbogbo haláti rẹ̀ ní ó jẹ kúfùrù bọ̀ tí èyàn bá ti gbẹ́kẹ̀lé yàn tó sì pé èyàn gbẹ́ nìyàn sí pò tó yẹ kó gbọ́rọ̀ ọba sí níbi so bọ̀ sí ẹ̀hùn gangan wá jẹ́ káfí bóyùn gangan kò tí ẹ̀mọ̀ bóyá kò àkílùkọ rẹ̀ bóyá bóyá kò mọ̀ kò mọ̀ ní ilman tí tó ìmọ̀ tó nílẹ̀ pé ah, ẹni yóò mọ̀ ìmọ̀ tó jẹ́ excuse fún tó tọ́ ni bí kíyàn gbéyàn sí kò bá yóò tọ̀ níbi tó jọ mọ́ta wákùl so ó lè jẹ́ ó lè jẹ́ kúfúrú ó sì lè má jẹ́ kúfúrú bá àwọn sẹ́kàn wà kò sí àníyàn àbí àníyàn àbí iní ìsẹ́yìn gangan fúnra hub àníyàn ni ó dìtà mi pé iṣẹ́ yẹn gangan èyàn nífẹ̀ẹ́ yẹn tó bá fi nífẹ̀ẹ́ yẹn wa minan nasi wa minan nasi man yattakhiduna min dunillahi andadan yuhibbunahum ka hubbillah wọ́n nífẹ̀ẹ́ wọn gẹ́gẹ́ bá ṣe nífẹ̀ẹ́ Ọlọ́run Ọba wọ́n nífẹ̀ẹ́ wọn gẹ́gẹ́ bá ṣe nífẹ̀ẹ́ Ọlọ́run Ọba wọ́n fún wọn ní nǹkan kan nínú ẹ̀tọ́ ìlàhíyà ìtumọ̀ pé wọ́n nífẹ̀ẹ́ wọn gẹ́gẹ́ bá ṣe nífẹ̀ẹ́ Ọlọ́run Ọba nìyẹn so but èyẹ nífẹ̀ẹ́ nǹkan yẹn but ìfẹ́ yẹn ìfẹ́ yẹn tó tọ́ bóyá ìfẹ́ haramu ni kòkò nífẹ́ rẹ̀ bó ṣe nífẹ́ Ọlọ́run Ọba torí ibi tẹ́yàn ti bọ́dọ̀ sọ́ra ní o kí ẹmọ́ lọ kàfàrà àwọn tẹ́wọ́ bọ́ọ̀lù <laughs> ìpé ah tí ò fi wá kírun ó nífẹ́ bọ́ọ̀lù lọ́lọ́run Ọba lọ nìyẹn in bẹ́ẹ̀ náà yẹn tán ṣe dáadáa o tí wọ́n ṣe dáadáa pé ah, àwọn tán wo bọ́ọ̀lù kèfèrí ni wọ́n so tó dípítọ́ máa ń wo bọ́ọ̀lù wọn wá kírun so tó àpẹẹrẹ wọ́n nífẹ́ bọ́ọ̀lù yẹn ju Ọlọ́run Ọba lọ nìyẹn bẹ́ẹ̀ bá sì ti nífẹ́ bọ́ọ̀lù jọlọ́wọ́n bá lọ ó ti di kèfèrí so apá méjèèjì náà lè yíò ma sádádá lè yíò ma kọ́rọ̀ bà pé kéèyàn má lọ kéèyàn má lọ kéèyàn má lọ sí apá méjèèjì jù èyí tó bá ṣe pọ́ ní bùkátà pé kó dé lẹ́fù kan kó tó di kúfùrù èyí ò gbọ́dọ̀ fi kúfùrù nílẹ̀ fún gbogbo lẹ́fù rẹ̀ èyí tó bá wá ṣe pé kò ní di kó dé lẹ́fù kan kó tó jẹ́ kúfùrù fínú gangan fún ààrẹ kúfùrù ni èyí ò gbọ́dọ̀ sọ pé gbọ́dọ̀ dé lẹ́fù kan kó tó jẹ́ kúfùrù ìntẹ́bì ilé àádà èyàn gbọ́dọ̀ pay attention sílé ìdádá èyí tó bá ṣe pé ó ní bùkátà kó dé lẹ́vù kan kó tó di kúfúrù tí èyàn bá fi gbé kúfúrù ní gbogbo lẹ́vù rẹ̀ èyàn di kọwárí yìí èyàn di tẹkfìrí èyí tó bá ṣe pé kò ní ìdí kan kó ni so kéèyàn wá sọ pé ó gbọ́dọ̀ dé lẹ́vù kan so ìyẹn jẹ́ example fáwọn iṣẹ́ tó ipé kìí ṣe gbogbo halati rẹ̀ ní ó jẹ́ kúfùrù bọ̀ lápẹẹrẹ sí kíyàn ṣe sùjúdù fún òsà kíyàn ṣe sùjúdù fún nǹkankan yàtọ̀ sọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala kíyàn ṣe sùjúdù fún nǹkankan tó yàtọ̀ sí ọlọ́wọ́ bá subhanahu wa kíyàn wá ní ah, eh, picture ìkan náà àgbàfà súfí ó ṣe sùjúdù báyìí sùjúdì ó forí balẹ̀ báyìí fáfà rẹ̀ wọ́n ni ah, àà lè tí sọ pé ní tó ṣe kúfùrù ni o ara kúfùrù ni tó ṣe kúfùrù ni tó ṣe mawani àti ó sì kọ́ dí ń bí eléyẹn kó má jẹ́ ah mawani yẹn ó like in tí ó kọ́ dí ń bí irú situation báyẹn kó wọ́n jáàlù lọ́lọ́wọ́ jáàlù ní ó claim ní àbí kí ni yóò jẹ́ excuse fún mani àyẹ́ ò nípa gan so àwọn sẹ́kàn wọ́n pé mujarrodu sẹ́yẹn gangan kúfùrù ni so àwọn sẹ́kàn wọ́n pé mujarrodu sẹ́yẹn gangan kúfùrù ni so ilé ìjẹ́ nǹkan tó yẹn gbọ́dọ̀ mú tó dáadáa so kí ẹ má fi kó sí ìrìjá àbí kí ẹ má fi kó sí kíni ẹ̀yẹn wá lọ tẹ̀ fún méjì méjì ìdágbé kalẹ̀ fún ni pé òun lọ́thọ́rítì òsání òsání so ṣẹ́rí in tí ma ń ṣe àwọn èèyàn ní pé àwọn èèyàn ò kí ń wo ma'ani kọ́ìdà kan sì wà tí àwọn àfáà ti fún wa ní pé al'ibratu bil maqasidi wal ma'ani la bil alfazi so al'ibratu bil maqasidi wal ma'ani la bil alfazi in tí yíò ma wò ní gbogbo ìgbà ní pé kí ni ó gbà lérò kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yẹn kìí ṣe ọ̀rọ̀ tí wọ́n ń lò àwọn èèyàn àwọn èèyàn lè mọ́ lo ọ̀rọ̀ yẹn mọ́ èèyàn lè fúnyàn ní èèyàn lè fúnyàn ní pé mo bùn ní nǹkan pé mo bùn lẹ́bùn ẹ̀bùn ló pé láàrù ẹ̀bùn ló lò ó wá ní ṣùgbọ́n ó fún mi ní kinní padà ah, ó ti kúrò lẹ́bùn nìyẹn so but ẹ̀bùn ló lò so alfáàdù à ní gbàtànjẹ pẹ̀lú láàrù so wal mabani àti bọ́n bá ṣe gbé nǹkan kalẹ̀ pé bọ́n ṣe gbé kalẹ̀ ìtumọ̀ bọ́n ṣe gbé kalẹ̀ yẹn lámọ̀ wò so ìtàwọn yẹn máa ń wò nípa ẹbọ ní dánbà pè lẹ́bọ ẹgbọ̀dọ̀ rí nǹkan pupa mẹ́ ẹ̀rí bàbá lọ́wọ́ tí ò níkan ṣe ẹ̀rí ilé òsà ẹ̀rà àwọn òsà ara ò kèése bẹ̀rún nìkan lẹ́bọ èyí tó bá ti kó sínú àwọn èèyàn wá kójọpọ̀ wọ́n ẹni táwọn àfáà súnnà fi àzọ́mọ̀ tẹ́ tó fi tóbi lọ́dọ̀ wọn nìyẹn àwọn nǹkan tó jọ mọ́ ìmọ̀ ṣe ìdájọ́ pẹ̀lú nǹkan tó yàtọ̀ sófin Ọlọ́run ọba táwọn yóò sì jòkó lórí ẹ̀ tí wọ́n jòkó lórí ẹ̀ pé àwọn fẹ́ so ẹlòmí ò ní àbò ló ti wájó sáà ẹgbẹ́ òní méjì sí wájó sáà so in tá bá ti tí wọ́n gbé ìkánnù àwọn ẹ̀tọ́ ọlọ́run ọba fún tágbé fún táfin ilẹ̀ fún ṣùgbọ́n tọ́lá pé òsà ilé yìí wọ́n ṣe pẹ̀lú gold àwọn tó tún wọ́n ń ṣe róòsà yá àwọn tí wọ́n jẹ́ àwọn mọ́yànmọ́yàn ni so àwọn tó ń jẹ́ aláṣọ àwọn aláṣọ gidi àwọn elites so the elite of the society so àwọn ni wọ́n ṣe kí ni àwọn náà ti rí olé àkùlé ah, jẹ́bọ ara ọ̀ wọ́n gbé kalẹ̀ wọ́n gbé nǹkan tó jẹ́ ìkannú àwọn ẹ̀tọ́ Ọlọ́run bá wọ́n sì ń gbé fún wọ́n tún wá gbé àwọn ọlá àwọn àtàwọn àpọ́nlé tí Ọlọ́run bá subhanahu wa ta'ala nìkan ló ní bùkátà sí wọ́n gbé fún mo ti méjì ò bá sí ń jòkó à ní sòfin tẹ́má ti gbé lọ àbí tí o bá sí ń jòkó má kò sí nǹkan tí ń jẹ́ òfin ọ̀yí so wọ́n ti ó wà bẹ́ẹ̀ wọ́n tún wá ṣe lófin pétọ̀ ìwọ tó bá tún wá dé in tó kọ́kọ́ sí ni pé ó kọ́kọ́ tẹ̀ fún ni kí ni jẹ́ pé kí ni tẹ̀ so ní pé ó kọ́kọ́ tẹ̀ fún ni pé tó kó fi recognize pétọ̀ adé o so ẹwọ

ní pé ah, nǹkan kan wà tó kọ́ dí tí ò fi jẹ́ kéfèrí so ilé jẹ́ nǹkan tí èyàn búrọ̀ sàmójútó rẹ̀ dáadáa wọ́n ní so insha Allah ta'ala ah, ibi ibita dòsí ni so kọ́nà wa subhanahu wa ta'ala kó jẹ́ kí ìta sọ kó ṣe wá láǹfààní kọ́nà wa kó jogun ìmọ̀ tó yẹ kóró kọ́nà wa kó jogun rẹ̀ fún wa ah, islam so kọ́nà wa kó jẹ́ kí a lè kú ní musulmi náà ni tí ó lè bọ́lọ́wọ́ bá pàdé mùsùlùmí هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين نعم سيبه لو نعم níbi àwàtí iṣẹ́ ṣọ̀ọ̀zán lọ́nà pé láwọn tó lè gbé ọkùnrin islam pé fẹ́rin lọ́nà láwọn àǹfààní lọ́nà àwọn ọ̀nà african islam so ó wá ní ìkan lẹ́yìn ọmọ àwọn lẹ́yìn alkọ́ọ̀bí tí tó fẹ́ ṣàwàdà ń sìn tí ó ń ṣàwàdà ń pé àwọn kìbá pé àpé ó fẹ́ polówó ẹja àwọn ẹja kìbá rẹ o ẹ kọ̀nẹ́tì wọn kìbá so tọ́yẹ tọ́yẹ ṣàwọn àṣà so àwọn kìbáàlù wá ní plaza ọ̀dà so wọ́n ọ̀rẹ́ nígbàgbé ọ̀mí yẹn láàkọ́nà tọ́ yẹ pé ó gbà á lè pẹ̀lú pé àwọn afáàní fi ń ṣàwọn àdábẹ́ yẹn ṣé ó lè kó sábẹ́ kúfù ẹlẹ́kẹ̀ẹ́ wípé pé ohun tẹ ìgbọ́n afáàní fún pé torí pé bọ̀ táàmù táàmù ìbáàmù táàmù ẹ̀sìn ní nítorí pé ó ní àìlá àkọ́kọ́ lẹ́sìn ó wá pín lóye ó kàn ó kàn ìgbọ́n afáàní wò torí àwọn sọ̀rọ̀ áfíríkà làwọn kúndé lo àwọn kìbáàlù yìí ṣé méjèèjì ṣe lè kọ́ àfẹ́ lókó sí kúfù ìkan àkùsí kúfù méjèèjì lókó sí kúfù nínú méjèèjì kú ok now ẹ́ in tó wá ń bẹ̀ ni pé ara ọkọ ni pé ní pé bó ṣe ń lò ẹ̀ṣọ́ lè jẹ́ kúfùrù ah the best ni pé àwọn afárá bí pẹ̀lú ilé so ní pé bó ṣe ń lò yẹn so lè jẹ́ kúfùrù àbí kò jẹ́ kúfùrù ní pé ṣe ìfihàn yẹn gangan so jẹ́ kúfùrù àbí kò jẹ́ kúfùrù the best náà ni pé ká bí kájọ bí àwọn afárá náà so but nípa pé ṣe tó bá ṣe pé òun ò gba kìbárò lérò tó bá yẹ pé kúfùrù ni kò ní kankan ṣe pẹ̀lú níyà rẹ̀ so kó bá yẹ pé kúfùrù ni kò ní kankan ṣe pẹ̀lú pé òun ò gba àwọn kíní lérò àbí ò gba kíní lérò kò ní kankan ṣe pẹ̀lú níyà rẹ̀ tó bá fi jẹ́ kúfùrù kò ní so eléyìí jẹ́ àwọn kọ̀rí náà sì ń tọ́ka sí ní táwọn kọ̀rí ni pé àwọn tí wọ́n ń bà jálà àwọn àfá pẹ̀lú pé wọ́n kí wọ́n kí bá tán lo alfáàdì yẹn àwọn ló ń fi wọ́n ṣe yẹ̀yẹ́ so àti àwọn tí wọ́n pè ń kí bá so but pé jẹ́ kúfùrù gangan ni the best ni pé ká dá padà lọ sọ́dọ̀ àwọn olùmọ̀ Allahu tó bá fẹ́ sáwàdà so tó bá fi sáàrà yóò mọ̀ ló yà sí ó dẹ̀ sáwàdà náà ni a kúfùrù ní fi so kúfùrù ní fi sáwàdà in fi ayẹ ọ̀rọ̀ ọba fi sáwàdà so in fi sáwàdà ni so kò so ẹjẹ́ kó mọ̀ ẹjẹ́ kó mọ̀ implication kan tó sí in fi ń búra kìí ṣe pé fi ń sáwàdà no ẹ̀dọ́ so fi ń búra ni àbó tó bá serious náà tó bá serious náà ṣe yàsí bàrá ní mọ́ sọ tó bá hàn pé àwàdà ní ń ṣe ó ti di pé kí èyàn fi klọ́sì báyìí tó bá hàn pé àwàdà ní fi ní mọ́mọ̀ fi yàsí bàrá sí so a kúfùrù lélẹ̀ kúfùrù ní fi ń mú so kúfùrù nìkan ti fi ń mú so ẹ gbà yànjú ni so ẹ wá ní sọ fún gbà tí máa ń sáwàdà yìí ó láìrí dìdí wà lórí pé ẹfẹ́ rí fún kankan so ẹ wá gbé ìjòkó ẹ wá bá sọ̀rọ̀ pé ah in tó ń ṣe yìí tí wọ́n pé ìyí tí wò kàkún ni bọ̀ mo dìídì wá torí ẹ̀rí ọlé so ibi títí sáàdà tí ẹ̀bá ní kí ẹ mọ́ sọ fún kódà yóò tún mọ́ sáàdà sí ni pé kí ni kódà tọ́ á gan oye so yóò tún mọ́ sáàdà but tí ẹ̀bá wá gbé ìjòkó tó jẹ́ pé ah tóhun kó máa wò pé ah tó tó báyìí tí ẹ̀hùn jẹ́ kó mọ̀ pé ó tó bẹ̀ ó ju bẹ́ẹ̀ lọ ẹ̀hẹ́ tí wọ́n bá sọ̀rọ̀ so tó bá tún wá tẹ̀síwájú láti wá máa ṣe lẹ́yìn ìgbàyẹn tọ́ fa'amruhu ila Allah <laughs> so n gangan fẹ́ sáyìn tí kúfúrù gan báhùn so bó ṣe jẹ́ nìyàn wallahu a'lam náà wa alaikum salam tula náà yóò ma jẹ́ nǹkan tó rọ́fà dọ̀míru توا مستتر نعم إلى يعود إلى المنعوت نعم so ما هو في yàtọ̀ sí wálé yẹn kò lè máa jẹ́ yàwó dọ̀mí bóyá yàwó tó jẹ́ síkọ̀ bóyá nítorí síkọ̀ àbí ó kàn fi wà kan. oh ok yàwó yà tó wà ń bẹ̀ yóò máa jẹ́ síkọ̀ làbí so yà tó bá yí pé yà yẹn wà present ni ṣe àpótó bá yí pé yà wà present ni pé zá ní so tí bí àwọn yà present yóò mọ̀ jẹ́ nítorí síkọl ni òfin hàn bi nitori ata eh okay síkọl ni ó sì jẹ́ torí pé yà ní àbí so kí ló so but nísìnyí báyìí wọ́n ti pa yà rẹ̀ haraka mi ló wá wà ń so ìdé mi ẹ̀rì pé mi náà fi bẹ́ẹ̀ gba ìṣẹ́gọ́lù mahali wọlé èmi náà fi bẹ́ẹ̀ gba wọlé but o lè wọlé náà nígbà yìí sí pé ìsìláà ni fẹ́ẹ̀kà fi sàlàyé in tó ṣẹlẹ̀ ń bẹ̀yẹn so wallahu alam wọ́n sọ zákun náà kìí náà kí ni dọ́bìtì tàbí ma wà ọ́zọ́rù bìlì jáàlì ah ọ̀rọ̀ tó gùn ni ọ̀rọ̀ tó sì fẹ́nu ni but alhamdulillah ṣe fàzán sí sàlàyé rẹ̀ dáadáa ní tíra wọ́n yẹ̀nà rẹ̀ dáadáa lẹ́kùn rẹ̀ dáadáa kódà kìí sáyè kan ti yẹ̀nà rẹ̀ nínú tíra oye so dọ́bìtì tàbí ma wà ọ́zọ́rù bìlì jáàlì tàbá débẹ̀ insha Allah ta'ala yẹ̀nà rẹ̀ so but ah, kílùkọ rẹ̀ majorly ní táwọn afá ma ń sọ òun náà ni pé aláwọ̀kọ́ so òun náà ni aljahl so ní pé tí jahli bá wà jahli tó wà mu'tabaru ni o jahli tó wà mu'tabaru so ẹlẹ́ẹ̀kejì òun ni ah, kílùkọ rẹ̀ ta'awil so ta'awil so ta'awil so jahli tó wà mu'tabaru ta'awil kéèsì tàwílì tó wá látara òsúlù fásídà tàwílì tó rọ́nkì tó wá látara òsúlù tó wá sàhíhà ni o kéèsì tàwílì àwọn sún fi pé ẹn tó bá jẹ́ àwòlìyà ọlọ́run tó wá jẹ́ kìní kan ọlọ́run ó lẹ́tọ̀ sí nǹkan náà tàwílì àwọn primary school lélẹ̀ oye so tàwílì tó wá látara òsúlù tó wá sàhíhà ni oye so ẹlẹ́kẹta oníbẹ́yà nìsíyàn àbí eh, kílòkọ̀ rẹ̀ nisiyan so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn kílòkọ̀ rẹ̀ àwọn dọ̀wábí ti táwọn afá ma ń kà so pẹ̀lú àwọn àlàyé tó jiná tó jinú torí ṣe rí gbogbo àwọn dọ̀wábí tó náà ni múríjá náà ó kàkàlẹ̀ yóò sì sàlàyé rẹ̀ ní sàlàyé tó wọ́ tí ẹ tún wá rí kọwàrí jìnà tó a jáhálù àwọn tó wípé kílòkọ̀ rẹ̀ àwọn ní ọdúró ẹmọ àwọ àwọn tí ó wà constrict sí jáhìlì wọn ò sínú àwọn mẹ́rin inú àwọn bàháhímù ìran àwọn ẹranko ní lówà so gbogbo àwọn gbogbo àwọn bọ̀wábìtì iná múrjíà ní ó dákọ rẹ̀ kọwàríjì ní ó dákọ rẹ̀ but bó ni wọ́n sì sàlàyé rẹ̀ so yin tó ṣe pàtàkì lélẹ̀ wallahu alim so ẹ jẹ́ ká dubai hada wallahu alim wa sallallahu wa sallam وعلى آله وصحبه أجمعين سبحانك الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم وعليكم السلام ورحمة الله